bí i bá ṣerú nǹkan báyìí ìjìyà rẹ̀ nínú ìdájọ́ sharia náà kagbọ́ mọ́tínà hadith náà kò sí tíra mẹ́lẹ̀ àwọn àlà àlà tó lúwá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a ń pè ní ìjìyà ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ń tá gbọ́yé ń bí i bàbá ń sọ̀rọ̀ hududu a ti ṣàlàyé rẹ̀ ń jẹjọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀rọ̀ kìsọ́ọ̀sù àti kíni ẹ́ àti hududu ta ní ọ̀rọ̀ wa lé tí náà àwọn ìyàtọ̀ bí mẹ́ta àbí mélòó ta dákọ láàrin kìsọ́ọ̀sì wal hudud hmm. naam barakallahu èyàn lè sì pẹ ẹni tí wájàbà àlẹ́yìí alkisọ́s lámàáyí pààyàn ìdájọ́ rẹ̀ ní pé kí wọ́n pa òun náà ọdá kọ́dá sẹ̀ríà sí wá lójú kòkòrò kéyàn kọ́dá sáàrin òun pé à tọ́ ó sì ti se ó ti yí lọ́wọ́ ẹ̀dàkùn ẹyọ̀ndá rẹ̀ kọ̀ kọ́dà ládáwà ń bẹ̀ àmọ́ tọ́rọ bá ti dọ̀rọ kíni alhudud nígbàtí ìmọ̀ ilé ẹjọ́ sẹ̀ríà ni ìmọ̀ àfá àkànlẹ̀lọ kó bá ní ìjọ bá ti débi pé a ẹni ọba ṣe rú nǹkan báyìí o ìdájọ́ rẹ̀ ní nǹkan báyìí fàlá ṣàfàá wàlá àfùwà láṣàfáàtà wàlá wàlá àfùwà kọ́dẹ̀yàn ọ̀gbọ́dọ̀ wá pé a ẹbẹ́ mi náà ló gbé nǹkan mi mọ̀ yááfí rẹ̀ tọ́ọ̀bà yááfí rẹ̀ kó tó di pé ó dé kíni ó délé ẹjọ́ àbódéwájú àfóúnṣẹ̀rí àti ó dájọ́ pé a mẹ́yàn bá ṣerú nǹkan báyìí o ìjìyà rẹ̀ nínú ṣẹ̀ríà torí pé ìgbàrú rẹ̀ láyé ìgbàṣàfáà láyé fil hudud yóò padà sọ tí yóò di tí kíni táwọn èèyàn ò ní ṣe ìkọ́ ọmọ hudud ọlọ́run má yóò di pé a padà lọ yanjú rẹ̀ nlé kò sí yanjú rẹ̀ nlé kan o àmẹ́já gbọ́yé dáadáa ǹjẹ́ ìwọ̀ ni kí lápèjúwe ẹni tí wọ́n gbé nǹkan ẹ̀ kó ní a ẹmọ́wulẹ̀ lọ wí fún wọn lè ẹjọ́ sẹ̀ríà ẹmọ́wulẹ̀ fọlọ́pàámù ǹjẹ́ dandan ni pé la kìí ṣe dandan bọ́ bá wú o lè yááfi rẹ̀ bọ́ ó wúlò bóyá ni tó ti kábàmà ni eléyìn pàtàkì jùlọ ṣẹlẹ̀ láyé annabuwa muhammad sallallahu alaihi wasallam arákùnrin ká fi nǹkan ní rẹ̀ bí owó òfin rọrí ó sì sùn ẹmọ̀ pé bíyàn bá tọ́jú nǹkan rẹ̀ débi pó fi sábẹ́ pílò tó gbórílé sí àápẹ́ ọ̀tọ́jú ẹ̀ torípé nù dájọ́ sẹ̀ríà ni pé ẹni ó mú nǹkan tẹ́ni ó ní ṣe tẹ́tẹ́rẹ tó gbé síbi tàí gbé sí kìí ṣe kíni kìí so lè o ó lè ní jíyà mi a mọ́ nù ṣòro tó pé a lámọ́í jalè ẹ̀dàkùn gbogbo eléyìí òun ni bọ́yẹ́ ìmọ̀ òdébẹ̀ àbí bọ́yá wọn tí wọ́n ni wọ́n ma mójútó orú ẹ̀lẹ́fì tẹ́nìkan ma wá sọ̀sọ̀kú sọ sílé ẹjọ́ sẹ̀rí àkàgbérú ẹjọ́ wo wọ́n bí wọ́n bá dáa bí ṣẹ̀rí àti ní wọ́n dá kọ̀sẹ́nìkan tí ó wú ikú ìsinwàlá ara ti ṣẹ̀rí àgbékalẹ̀ ni pé owó tí wọ́n sọ pé èyàn jíngbé ọgbọ̀dọ̀ wà fi ni fi herzin fi ibi tí wọ́n máa tọ́jú rú owó bẹ́ẹ̀ sí ni ọ àmádájọ́ pé a ó ti jálẹ̀ ẹ lọ gé lọ́wọ́ kàlà kò rí bẹ́ àmẹ́ṣẹ̀rí ọ sọ pé bí tí wọ́n máa tọ́jú ẹ̀ sí kèé wá sí dandan pé àfi rẹ̀ lọ báńkì lójú ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam bíyàn bá tọ́jú owó bárakùnrin ti tọ́jú rẹ̀ kọ́dà lónìí náà ó ti tọ́jú rẹ̀ gbíyàn bá kówó rẹ̀ e, rẹ̀ bẹ́nìkan bá wá ara pálá àbó ọdọ́gbọ́n kan ó fi wá farú owó bẹ́ẹ̀ ó fi jẹ́ gbé ọjà lẹ́nu arákùnrin yìí ọ wá rí ọmọ tó jalè yìí ẹni ó jalè yìí wọ́n rí mú wọ́n ni kún wọ́n muhammad sallallahu alaihi wasallam tí mo fẹ́ fàyọ́ bẹ̀yẹn ni pé lẹ́yìn ìgbà tí wọ́n dọ́dọ̀ annabi tán tán dájọ́ gẹ́gẹ́ bí ìdájọ́ sharia ẹni ọba ti gbé owó tó tó báyìí ìdájọ́ rẹ̀ náà ní pé ẹgẹ́ ọwọ́ rẹ̀ ìgbà wọn ni bàbá ìṣẹ́sẹ̀ wá ní àfọ́ùtù ànù ìmọ̀ pé yóò lè tó báyìí kò sí áfù annabi wá sọ fún jọ pé allá àfọ́ùtà kò sí mọ yááfì mọ́ lẹ́yìn ìgbà tí ìdájọ́ ọlọ́run bá ti hàn pé ẹ̀kàn lọ apply rẹ̀ ló kú torí náà ọlọ́run sáfà lẹ́sàn dáadáa nínú àwọn ìyàtọ̀ta ní bẹ̀bẹ̀ iná alhududi wa alkisos nkankan tó ń bẹ tọ́jọ hududu náà tó yẹ ká sí yàtọ̀ rẹ̀ bàbá ń sọ̀rọ̀ ìjìyà ẹ̀sẹ̀ nínú ṣẹ̀ríà ọ̀nà méjì ní máa pín sí imma an yakuna haddan wa imma an yakuna ta'zira imma an yakuna haddan wa imma an yakuna ta'zira ìtumọ̀ haddu òun ni mo tún fún yín jẹjọ ní kí ni túnmọ̀ rẹ̀ limit àlà a gbọ́dọ̀ kọjẹ́ a sì gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ dínkù lápẹjúwẹ́ ní sẹ̀ríà ní in tí ó dá lọ́rùn yí o ọgọ́rùn-ún ni ọgọ́rin ìbílálà ní èyàn ọgán ọgbọ́dọ̀ wá pé à àwọn ilé ibẹ̀ nà wọ́n lẹ́gbẹ̀rún wọn mọ́ ilé ilẹ̀ ẹ̀nà lọ́gọ́rùn ẹ̀ẹ̀nà lọ́gọ́rùn márùn-ún kọmọ tóhun sí à tí ń jẹ́ hadùnù kódèyàn ọgbọ́nà lọ lọ́gọ́rùn àtẹyọ kan ẹni ti jìta òfin tọ́lọ́un kí ń lò mọ́ ìfẹ́ inú tarẹ̀ lókù ti èyàn sì gbọ́dọ̀ wá pé àádúrú bàbá yìí kọ̀sá dúrú ń bí bẹ́yàn bá ti dáràn ya dúrú ya ya bàbá ìpé ń tọ́ dá lọ́rán lápòjúwé ẹni ó se kọ́vífù ọgọ́rin bí lálà ní ọdágbà ó kéré èyàn wá gbọ́dọ̀ pé ah, irú ilé wa náà lọ́gọ́rin ẹ̀nà ní 50 hadu ọlọ́nà kò gbọ́dọ̀ lékún kò sí gbọ́dọ̀ sí kíni àwọ̀ ní authority àti yọ́ọ̀kù àbíká lékún ìjìyà kejì là ń pè ní àtàzír òun ọ̀lálàá àtàzírù kò ní kíni kò ní ààlà áàdà matrukun ila takdiri imami awil qadi ẹni ọjá lásẹ musulmi àbẹni ọjá dájọ́ musulmi tí wọ́n kwẹ́sùn wá wájú rẹ̀ tàzírù yí ń bẹ lọ́wọ́ ẹ̀ kó wo bó ń kálukú bá ti rí a àkọ́kọ́ ọ̀ràn tọ́kọ́ dání a ó ti banújẹ́ lórí ń tó se yìí o lè se ń fúfú yẹ fún òun làwọn àfáà máa sọ pé tààzírù lè mọ́tò hadu ó sì lè kọjá kíní ó lè kọjá hadu gbogbo ẹ̀ ni ọwọlé lábẹ́ kíní lábẹ́ tààzírù ẹlòmí lè wá fẹ́ bèèrè pé sádájọ́ ní ọwà mú ìtòwù náà hadu àbí tààzírù kò rí bẹ́ẹ̀ o ìtumà tààzírù ni pé gbogbo hududu tí ń bẹnu ṣẹ̀ríà oníye kò ju méje lọ gbogbo ṣòdúdù sẹ́ ó ní gẹ́ni ó níye haddu olè haddu zina haddu kọfífù haddu kọtílì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó níye ogun tó bá ti yàtọ̀ sí àwọn eléyìí tó jẹ́ ọ̀ràn ọbọ́sábẹ̀ kíni ọbọ́sábẹ̀ tààzírù ọbọ́sábẹ̀ tààzírù wá ní mọ́mọ́ àbíkọ́ bí òun ni ọ wà wo bó ló ti yẹ ó tó o lè fúyẹ́ ó sì lè ṣe kíni ó sì lè tó kọ́dọ̀ ó lè ju hádù lọ irú ẹni wọ́n mú alákọ̀ọ́kọ́ ọ̀daràn tàzírù wọ́n tún mú lẹ́ẹ̀kejì wọ́n tún mú lẹ́ẹ̀kẹta wọ́n tún mú lẹ́ẹ̀kẹrin irú ilé ìkọ́dà adájọ́ lè fún níjìyà tí ó ju kíni tí ó ju hádù lọ ọwọ̀lé bẹ̀nù ṣẹ̀ríà àmọ́ta fẹ́ kílíà ní pé kìí ṣe pádájọ́ náà lẹ́tọ̀ pé ẹni wọ́n mú alọ́ ní àádù mọ́ fẹ́ ṣe fún ẹni wọ́n mú alọ́ láyí tàzírù ní ṣe fún kò rí bẹ́ o ìtumẹ̀ ní pé bàbá ti yọ gbogbo ṣòdúdù tí ń bẹ́nu alkùránù wọ́súnnà gbogbo rúran ìjìyà mí ẹ̀sẹ̀ mí tó ní ìdí ìjìyà ń bẹ lábẹ́ kíni ń bẹ lábẹ́ àtàzírù so ilé ìtafẹ́ kà lónìí ọ̀rọ̀ al-hudud kitabu al-hudud hadithu alakọ̀kọ́ an anas bin malikin radiyallahu anhu qol qadima nasun min uqalin aw uraina fashtawahu al-madina فأمر لهم النبي صلى الله عليه وسلم بلقاح وأمرهم أن يشربوا من أبوالها وألبانها فانطلقوا فلما صحوا قتلوا راعي النبي صلى الله عليه وسلم واستاقوا النعم فجاء الخبر في أول النهار فبعث في آثارهم فلما ارتفع النهار جيء, جيء بهم فأمر بهم فقطعت أيديهم وأرجلهم من خلاف وسمرت أعينهم وتركوا في الحرة يستسقون فلا يسقون حديث أنس بن مالك رضي الله عنه ọdá lórí irú ọ̀kanú àwọn ṣùdúdù tí mo ní o ti lálà haddu ilá ń pè ní haddu alhiraba haddu alhiraba kí ni dájọ́ dánadánà nínú ṣẹ̀ríà kí ni dájọ́ kí ni dana amrọ̀bà àbí ọ yàtọ̀ fún ìyàtọ̀ ń bẹ láàrin olè ojìn mú ẹni tó ní ọmọ lapo lápò sáríkọ̀nù olè nù ọgbà àjà wọn wọlé ńgbà wọn sùn sáríkọ̀nù àmóhun náà ní ń pé ọyẹ kó kalẹ̀ kèé pé àbí ọyọ́yẹ́ ẹmọ bọ́lẹ̀ lójú ọ̀nà ìrábànù ìyàtọ̀ ń bẹ láàrin wọn nù kíni nínú ṣẹ̀ríà àdíìsì alákọ̀ọ́kọ́ nù ṣùdúdù ni ọ̀rọ̀ nípa kíni ìrábà gbogbo ẹn tí ń digun lọ sí ìjàmbẹ́ èèyàn ọdígun jalè ní ọdánà ní gbogbo irú nǹkan bẹ́ òun là ń àwọn èèyàn kan láti ẹmà nínú ran ọkìlì àbí nínú ran ọ̀rẹ́ìnà kọ̀dá náà sí lójú pé inú fámílì ẹmà kọjára fámílì kíni ọkìlì ni wọ́n àbára fámílì kíni ọ̀rẹ́ìnà ni wọ́n àmá hádà látà sí ìrànlẹ́hù fìlhùkmi irú ilé ìlànà àfá ma ń pè ní alwasfu tọ́rdì alwasfu àtọ́rdì ìyẹn ni pé wasfun gairu mu athirin fil hukmi àmánà anẹ́sì ló mú wí bẹ́ẹ̀ pé tọ́ ìmọ̀bọ́yá ókìlì ni wọ́n ti wá o àbíbọ́yá kí ni ọ̀rẹ́ ìnà ni àmẹ́láyò athiru shay'an fil hukmi wọ́n jára ọ̀rẹ́ ìnà èyí wọn yí kí ni kò yí dájọ́ bí ìgbà tẹ́yàn ní ẹnìkan jalè Yorùbá ni ẹnìkejì jalè Haúsá ni kí lọ́kàn ìsìláàmù ń bí ẹnìkan Haúsá ẹnìkan Yorùbá ń bí pé ó jalè ó jalè náà ni irú ẹ̀ nírú eléyìí náà àmọ́ gẹ́gẹ́ bí àmọ́ náà táwọn sọ̀hábí annabi sọ̀sọ́lá ń fi kọ́ra tó yẹ káwà náà mọ̀ àwọn èso tí ọba dá wọn lójú pọ̀ pé àwọn kan wá àmánà tí wọn tánàbíwa muhammad sallallahu fi kọ wọn ní jẹun ó se bẹ́ẹ̀ àmọ́rù eléyìí minal àwùsọ́fí àtọ̀rọ̀díyà inú àwọn wasfu tí ó ní kíni tí ó ní lápá kankan pa pé bọ́yá bí a bá jára àwọn kílì bọ́yá dájú ọba yàtọ̀ bí a bá jára ọ̀rẹ́ iná àmáwọn àwùsọ́fù mí ń bẹ tí ó pé kíni wasfun mu'athirun òun là ń pè ní ilá fi òsólè fìkì alwasfun mu'athirun là ń pè ní kíni ẹ̀là èyí wọ́n èsẹ pé àà ọjẹ́lé ya àbójẹ́lé yùn lápẹjúwe ẹnìkan wá bá àfá oníṣẹ̀ríà bá dájọ́ onílámọ́yín pa làkáségbè ọ̀nà sóhun lọ pa ẹ̀rìn bá ti pa àyàn ká lọ pa ní àìdájọ́ báhùn ọgbọ̀rọ̀ béèrè pé bó lọ jẹ sí <laughs> bó ló ṣe gíní torí pé bọ́bá pé bàbá lọ pa ọmọ ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ bàbá ẹpọ́ mọ́ lọ́pa bàbá ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ nínú kíni nínú sẹ̀rí àlàwí o a jẹ́ pé kẹ́nìkan jẹ́ bàbá ń bẹ̀rún kẹ́nìkan jọmọ wasfún mu'athirun wasfún mu'athirun èyí tí ọba ní ìlàpà kankan tí dájò ní torí ẹ̀yàtọ̀ irú min ọkìlín áó ọ̀rẹ́ ìnà kí láwọn àfáà ń ní kúkúrú fajtawahul madina àwọn tó wà yìí ara oko kan ni wọ́n wọ́n ìsára núùlù madina àmọ́ wá bá nẹ́bọ̀ muhammad sọ̀rọ̀sọ́lọ́m gbòrò madina wọ́n sì láwọn fẹ́ di musulumi aláwọn fẹ́ di musulumi annabi sì gbà wọn lálejò fajtawahul madina ilẹ̀ madina wẹ́dà madina ọba wọn láàmú ìtún fajtawahul madina nù madina ò sí kíní kọ̀rọ̀ wọn lọ́rùn gbígbé mẹ̀dínà ọ̀rọ̀ wọn ní ọrùn bóyá látàrí pé ibi táwọn ń gbé ọ̀tọ̀ nírò atẹ́gùn tí wọ́n bá sáábà inú oko níbi àwọn ń gbé inú ìlú ní mẹ̀dínà ní kúkúrú ìṣtáwáwú almadina wọ́n rí nira kọ̀ọ̀kọ̀ mẹ̀dínà ọ̀bá wọn ní ara mu fa'amara lahum nabiyyu sallallahu alaihi wasallam annabi tó yake bil mu'minina ra'ufur rahim ẹ̀kọ́ pọ̀ lára annabi sallallahu alaihi wasallam púpọ̀ annabi ọ̀wá dékọ́ wá pé sẹ́yìn dájà wọn tí ń gbé yàyìn lọ yìí ní sẹ́yìn tẹ́ lè gbé yàyà kọ́dà annabi ló tún wá sọ fún wọn pé ọdá ṣé ẹ padà sírú bí atẹ́gùn tẹ bá sáábà wọ́n jáde kó ń bó wọ́n jáde kó ní al-Madina al-Munawwara al nígbàtí ara yíò wá tí ó bá ìlú madina mọ̀yí sallallahu alaihi wasallam bil mu'minina ra'ufur rahim sallallahu alaihi wasallam anabi ṣe bẹ́ẹ̀ pé sí alẹ́ yọ̀nda yín kẹ lọ ibi tí àlàáfíà ó ti tẹ́lẹ̀ gbádùn ẹ̀sìn tí atẹ́gùn bí ọ mẹ́yìnlá kọ́dàbẹ̀ bá wá lọ náà amara lahum bil liqa' اللقاء أي النوق ذات الألبان النوق ذات الألبان àwọn abúra nkún mẹ́tí wàrà pọ̀ lárẹ̀ òní lárúbá wá ń pè ní lẹ́kọ́ ànẹ́bì ní kọ́dá bẹ́ẹ̀ bá wá ń lọ ẹ̀yìn kẹ́ẹ̀ ní lọ lásán àwọn ràǹkúnmí nínú ríwáyà míì wọ́n lórí sí ìran ràǹkúnmí méjìlá ànẹ́bì ní wọ́n dá wọn min ebele sọ́dákọ́ wa min al-ibil al-khassati bihi sallallahu alayhi wa sallam inú àwọn ràkúnmí tó jẹ́ ti ṣe sàárà tí ó pé zaka ni gbogbo mùsùlùmí ló ní tí wọ́n tí ìpín àtàwọn èyí tó jẹ́ pé kí ni tó jẹ́ tà nẹ́bì fún rẹ̀ sallallahu alayhi wa sallam irú àwọn wo kò nínú kíni òun ló sì ní mélòó nú fẹ́ìwù ìdákanú márùn sallallahu alayhi wasallam nípa báyìí eh, kílòdé annabuwa ehm, muhammad sallallahu alayhi wasallam amara lahum biliqah àwọn ràkúnmí tí wọ́n yóò dáadáa tí wọ́n ní wàrà lára dáadáa annabi ran méjì nú àwọn ìránṣẹ́ annabuwa muhammad sallallahu alaihi wasallam pé ẹ̀yin ẹ tẹ̀lé wọn ẹ dà wọn ràǹkúnmí yẹmọ dà tẹ̀lé wọn kí wọ́n fi jáde kúrò nínú ìlú ẹ̀yin ẹ wà pẹ̀lú wọn kí ni annabi fẹ́ ló ń bí wa amarahum an yashrabu min abwaliha wa albaniha pé gbogbo bí ẹ bá dé ẹ máa fún wàrà àwọn ràǹkúnmí yìí wọ́n máa mú bóyáró oúnjẹ tí wọ́n ń jẹ mẹ́dínà yìí ní ọ̀bára wọn mú wọ́n máa mú tí wọ́n bá sáábà tẹ́lẹ̀ ní wàrà ràǹkúnmí àrùn tí ó sì ti wà lára wọn yìí bí wọ́n bá mú ìtọ́ ràǹkúnmí ìrọ àrùn bí ọlọ̀ eléyìí fi ń yé súnà nẹ́bì ni o sallallahu alaihi wasallam torópọ̀lọpọ̀ nǹkan là ń gbọ́ lónìí ẹlòmíì kò tí ìjùjẹ ìjẹjọ àbíjẹ sánà lẹ́nìkan sọ ní public lecture kan pé inú àwọn alùsúnnà ó léèwọ̀ ní kíyàwó tòun ọlọ̀ bímọ sí hospital na inú suna kò ti rí yẹun inú súnnà kò ti se kíní kò ti rí yẹun kò é ká ààrẹ ni tí è bá ti ṣe nǹkan kíni nǹkan haramu ààrẹ rí rẹ̀ ní anẹ́bí ni wọ́n máa mú ìtọ́ kíni tọ́ ìgbòlà anẹ́bí ti mọ́ inú tó ti wà màálùmùn táwọn èèyàn máa ń gbà wọn pé ẹlò nǹkan báyìí sí nǹkan báyìí náà lànẹ́bí náà fi wuyè yíwọ̀n èsẹ wáyú bọ́bá mú ìtọ́ ràǹkúnmí ò ìmá ṣiṣẹ́ gbogbo ń tọ́ bá lọ mọ́ bẹ́ẹ̀ bí a ń lo fẹ́ǹsíkì bí a ń lo panadol àbí ń tó ju panadol lọ tí èsẹ kíni tí èsẹ haramu kèése wọ̀ kí mùsùlùmí ọ tọ́jú ààrẹ ẹ̀bẹ́ o ẹ̀dàkùn ẹmẹ́jàásí islamu gbọ́yé ẹ̀sì mẹ́jà mọ́ máa ń sọ gbogbo ọgbà pé pàtàkì jùlọ ẹgbẹ̀rú ọlọ́run lára àwọn ìyàwó ahlùsúnnà wal

bashira wàlá tó na fẹ́rọ ẹfọ́ àwọn èèyàn rò dùnnú tí wọ́n fi jọ yín lórí tẹ́ǹsẹ̀ yìí ni ẹmà lè wọn o ẹmà fi ọ̀rọ̀ yín ẹmà fi wà yín ẹmà fi sékíní ẹmà fi máa lé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí lónìí ló ti ní léyìí tí wọ́n ti há sí bí ọwá há sí bọ́ bá rí tí àwọn àbúrò rẹ̀ kan fi ìjáàbù kéèkéé lásán pé wọ́n náà tún lọ láyé lójú òun kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà àbí láwọn àgbà míì mẹ́yàn bá wo tí ń se làwọn òbí yọ lẹ́bí o torípé látara ilé kòkó ń bí tí ọlọ́run ò ti ní a lè tẹ́lómé ilé òun lọ́fà nípa báyìí nínú tí súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tí ó fi bí kankan tako òun ni ìse ájò ààrẹ halali ẹlákùn ẹ̀hùn dàláyìn lọ́nà lọ́nà àláàlì ni o àpẹ́yìn pé ògógóró ẹ̀mù ni ẹ fi ṣe kìíní olúwalóhun ò ní fàwòsàn wa síbi kíni fi ma harrama aleikum mọ́wùlẹ̀ tán rẹ̀ ọlọ́run ní ò sí wòsàn rẹ̀ ń bí ọ tí àtẹmú àtò gógóró bọba fẹ́ mú tẹ́lẹ̀ èyí wọn ọ̀tọ̀ nǹkan bá gbogbo yíò wọ́n iṣẹ́ haramu o nínú kíni nínú súnnà annabuwa muhammad sallallahu alaihi wasallam kásí là ń tà ń wí ni pé àwòsàn àrùn ìyẹn ni pé àrùn ara àmọ́ àgbo ẹ mọ́ ta àbí ọmọ mi kọmọ páàsì kọ̀ságbo rẹ̀ kò sí hàn tú rẹ̀ gbogbo yíò èyàn ti ń kọjá ìlànà ànábìnù sallallahu alaihi wasallam torí ẹlòmí bọ́bá ti gbọ́ pílẹ̀ ọ̀rọ̀ yọ́ wà fẹ́ lójú fún rẹ̀ pé wọ́n ní èyàn lè sáájò àájò tí àwà rẹ̀ rí fún ni pé a ìwòsàn nkankan ṣe èyàn nkankan ṣe lámọ́yìn wọ́n lò nkan báyìí fún tí ẹ bá ti ṣe gíní tí ẹ ti ṣe haramu ọba súnnà annabi sallallahu alaihi wasallam ma bá ní kílẹ̀ rí rẹ̀ kí àdíthì fún wọn pé ànábì ní wọn mú kíni min abuwaliya albanu oúnjẹnu àmá abuwali tọ́ra nkúnmí ìwòsànnù níbi jùmlà yìí làwọn àfáà tún ti mú fíkíwò hadithi mi wàhúwà tọ̀háratu bọ́ulil ma'kúli minal an'am umuman wọ́n ní a jẹ́ pé ìtọ́ gbogbo ń ta bá ti lè jẹ ẹran rẹ̀ ńgbà ta bá pàátà lè dín rẹ̀ ta lè jẹ ìtọ́ rẹ̀ ńgbà ti ń bẹ láyé náà tọ́ hìrùn ọmọ níbo wọ́n ti mú yùn min àbúwá lè ha ànẹ́bì ò ní pé wọ́n mú ẹ̀gbìn ànẹ́bì ò ní pé gíní wọ́n mú ẹ̀gbìn ó kéré àbẹ́ ìtọ́ bá ta sí yín lásọ ẹfọ́nù kò wíbẹ̀ sallallahu alaihi wasallam kan ìdá ṣẹ̀ríà sí ní pé annabi sallallahu alaihi wasallam la yu'akhkhiru al-bayana an waqti al-haja la yu'akhkhiru al-bayan an waqti al-haja annabi edile àlàyé tó bá yóò ṣe ní ìgbà hajja ń gbà wọ́n nídìí ẹni náà lànàbí ó ti sàlàyé sallallahu alaihi ẹ̀rí tẹ̀ wá tún pọ̀ lórí eléyìí táwọn àfáà máa mú wa ẹlẹ́rìí lórí pé kíni gbogbo ń tàà bá ma jẹ ẹran rẹ̀ ìtọ́ rẹ̀ ìse kíni kẹ̀ẹ́sẹ̀gbìn ń ọ̀rọ̀ haramu ká ń wí ìmọ́ ọ̀rọ̀ ọmọ àbí kíni àbẹ́gbìn ìyẹn ni pé bọ́ bá dà síyàn lásọ àbí àbí ọwà ńlẹ́lẹ́ bí tẹ́yàn ti fẹ́ kírun a pé kíyàn ọmọ kírun lórí o èyí gan ọ́takò mọ́tótó ìsìláàmù sì fẹ́ mọ́tótó àmọ́ èyàn ọmọ ó ti wá àbíkọ́ pọ̀ àbíkò rí tí è fọ́ kò sí nkankan torí pé gbogbo tàà bá ti ṣe kíní tàà bá ti ń jẹ ẹran rẹ̀ fàbọ́ùlùhú tọ̀hìrù ètò rẹ̀ náà ṣe kíní ọmọ inú àwọn ẹ̀rí táwọn alfáàmà tó mú wá tọ́fà nàbí sallallahu alaihi wasallama ala rahilatihi ó wà nábi ń jọ kan rankúnmílà ràǹkúnmí lànàbí ṣe gíní lógún ló fi ṣe tọ̀wáfù ṣe ràǹkúnmí ó ṣe sọ fún pé mọ́tọ̀ tí ń fi parí tọ̀wáfù àbí kò ṣe ṣe ngbàtọ̀ bá gbọ̀n náà ni ni ọ̀tọ̀ àtàwọn ẹ̀rí mi bọ̀dí kúkúrú ni pé táwọn àfáà mú bí àti bí àwọn àdísù yókù ni pé tọ̀hárà tó bọ́ulí máa yóò kálú láhmùhù ìtayẹ e, e, ẹ̀ràn rẹ̀ tọ́ bá jẹ́ kíní tọ́ bá ti jẹ́ tọ́ ìtọ́ rẹ̀ iṣẹ́ kíní kèése ẹ̀gbin ọ̀rọ̀ haramu kele ìmọ̀ ẹ̀gbin àbí tọ́ mẹ́là ń wí torí náà amarahum an yashrabu min abwaliha wa min albaniha ẹgbogbo ìtàwíyà àti ìdẹ́bi hududu gan àbí but bá bá ti ń ká ma ráwọn fíkú míì mú ń bẹ àwọn àdájọ́ míì òun là fi ma dúó lórí jùmúlà kọ̀ọ̀kan yọ́ padà débi tá ń lọ náà fọ́ntọ́làkù ńgbà wọn gbọ́ ara wọn ya wọn dìde anẹ́bì ran méjì inú àwọn kíni inú àwọn ránṣẹ́ rẹ̀ sọ́lọ́lọ́wọ́ àríọ̀sẹ́lẹ̀ pé ẹ̀yẹ dá àwọn kíni àwọn ràkúnmí ìtẹ̀lé wọn wọ́n se bẹ́ẹ̀ mẹ́bá débì kan wọ́n mú wàrà wọ́n mú ètò ọkìní fasọ́hù pẹ̀lú yọ̀ndọ́lọ́run àláfíà bá dé falamma sọ́hù ìgbàtà àláfíà wá dé tánkọ́ kọtàlú rọ́ìyà nàbí sallallahu alaihi wasallam wọ́n bá mú kan náà àwọn méjèèjì tàà nẹ́bí rán pé ọmọ ẹ̀dà màálù kọtàlú rọ́ọ̀yà nàbí sọ àwọn tí wọ́n fọwọ́ ti bí aláàrẹ bí nkankan àlàáfíà wá dé tán tí wọ́n èsẹ̀sán kọ́kọ́ ni pé wọ́n mú kan nù àwọn tá nẹ́bì rán tẹ̀lé wọn fàkọtàlú sọ̀hábí tí wọ́n pa yílá ń pè ní yasar radiyallahu anu, maula nàbí yí sallallahu sallam, wasallam torúkọ rẹ̀ ń jẹ́ kíni yasar òun ni wọ́n pa èkejì rẹ̀ náà òun sá mọ́ wọn lọ́wọ́ ńgbà ò ti rí tí wọ́n ṣe pẹ̀lú kíní pẹ̀lú yasar òun lọ sáré wá inú gbòrò madina padà lànàbí fi maru tí wọ́n ṣe kíní tí wọ́n dánwò lẹ́yìn ìgbà tí wọ́n pa yasaru tán yìí wọ́stákú annáàmà wọ́n bá kó gbogbo ràkúnmí wọ́n sáré lọ ìtumọ̀ ìstákú ni pé kíyàn mú ràkúnmí kó fi sá eré tí è pẹ̀lẹ́pẹ̀lẹ́ nírin ẹni ọ fẹ́ jìn kó àbí wọ́n ń sáré kó ràǹkún mi lọ wọ́n sì kẹ pa ọ̀kan náà àwọn tàà nẹ́bì fi sàánú wọn sallallahu alaihi wasallam fàjá alkhabaru fi awwali nahar ẹni tọ́lọ̀wọ̀n ò ní kọ́wọ́ wọn bà yìí ẹni kejì àwọn sallallahu alaihi wasallam òun madina awwal nahar ní bẹ̀rẹ̀ ọ̀sán yẹni pé ń gbà tilẹ̀ tẹ́tẹ̀ mọ́ lọ́ráyẹ̀wọ̀ madina nǹkan báyìí lọ́sẹ̀lẹ̀ o nǹkan báyìí lọ́sẹ̀lẹ̀ o fàbá àtàfí àtàríhìm annabi bá gbá àwọn èèyàn dìde gbogbo ọ̀nà ibi tí wọ́n lè gbà ní ibi tí wọ́n lè gbà ní ibi tí wọ́n lè gbà ní fí àtàríhìm ẹ ma tẹ̀lé orí pa wọn lọ falamartafa annahar ńgbà tí ọ̀sán ó fi ga tọkùn ìyẹn ni pé ńgbà tí ó fi máa tó bí ọwọ́ àyílá jí àbíhìm ọwọ́ tẹ̀ wọ́n wọ́n bá mú wọn kó wọn wá ìgboro kíní ìgboro Madina padà fa'amara bihim fàkútí àti àìdíhim wa arjuluhum min khilaf ìdájọ́ hirabanu kí ni ìdájọ́ annabi ìjọ náà ni pé gbogbo ẹni ó dárú eléyìí wò kútí àti àìdíhim wa arjuluhum min khilaf bí wọ́n bá gé ọwọ́ ọ̀tún wọn wọ́n wà fi ẹsẹ̀ ọ̀tún lẹ̀ ágẹ ẹsẹ̀ òsì ìtumà mẹ́nìkì láàfinù àrùjúlòhún àìdíhìm wa àrùjúlòhún mẹ́nìkì láàfi ẹni wọ́n bá gbé ọwọ́ ọ̀tún tí ẹ wọ́n wà gẹ ẹsẹ̀ òsì rẹ̀ ìdájọ́ta nẹ́bì dánú èyí ò ń tọ́ fa àpàdà sàlàyé rẹ̀ wọ́n fi rin gbóná wọ́n fi ṣe gíní somerot ayunohun wọ́n fọ́ ojú wọn nù wọ́n fi rin gbóná lé tìró fún wọn wọ́n tó rí kó filharra wọ́n wá fi wọ́n lẹ̀ síbi tá ń pè ní harra alharra ò túnmọ̀ nǹkan gbígbóná ń bẹ̀ wọn o àwọn àdúgbò méjì kan ni wọ́n wà madina dòní à ń pè kan ní alharra tó sharkiya walharra tó algarbiya àwọn àdúgbò yìí látàyà nẹ́bọ̀ Muhammad sọ̀sọ́lẹ̀ wọ́n gbajúmọ̀ pẹ̀lú páwọn òkúta dúdú dúdú kún bẹ́ẹ̀ so harra ni wọ́n máa pè wọ́n láti gbà náà harra kan bẹ̀dọ̀ ní wọ́n pè ní sharkiya ó wà ní east masalasi annabi harra kejì wà ní west masalasi annabi wọ́n pè ní alharratu algarbi almuhim yestaskun wọ́n wá ń kígbe pé ẹ fún àwọn lómi o fàlá yuskoun ẹnìkankan ò sì dá wọn lóhun fi ríwáyá tí hàtà máàtù hàtà máàtù títí tí wọ́n fi kú alhiraba gẹ́gẹ́ mo ti sàlàyé ìmá digun jalè ìmá dáni lọ́nà nínú ok kọ́lá abúkẹ́lá àbà ok ọwà ń bí náà kọ́lá abúkìláàbà abúkìláàbà ní fàháùlá kẹfì mọ̀ràn táwọn ilé ìdákanra wa létí o sọ́rọ̀kú wàkọ́tàlú wàkẹfàrú báadà ìmánihim wà hárabùllọ́ha wà rọ̀súláwù wọn mo fi lé ń tọ́ farú jìyà ní àpadà sọ́ọ̀ sọ́rọ̀kú wọn jalè kọtàlù wọn pààyàn káfàrù bá da imanihim wọ́n láwọn jẹ́ múmi ní tẹ́lẹ̀ ńgbà ara dẹ̀ wọ́n tán wọ́n se kèfè rí sọ́lọ́un wà hárabùlọ́ha wọ́rọ̀ sólàhù wọ́n gbé ogun tí ọlọ́run àtànẹ́bí ẹ̀ sọ́lọ́lọ́hù àwọn tí ń gbógun tọ́lọ́run àti ànábì rẹ̀ ní kúkúrú ní pé gbogbo ẹni tí ń jáde ń jáde ìdígun jálè àbídígun pààyàn yàtọ̀ fó lè pé ọyọ́ gbé àbọ́ọ̀gun àjà ńgbà wọn ọmọ wọn sùn àmúlé ọya jùtọwọ́ rẹ̀ lẹ́ ìbáni àbí ọya gbogbo orú eléyìí ayal kùránil kẹrí mú ti ẹ̀ padà wá fọ́ sí wẹ́wẹ́ ìdájọ́ yìí bá nẹ́bí ti dá yọ padà wá wá nù kíni ìbẹ̀nù ayà al-Qur'an al-Karim olúwa ni innama jaza'u alladhina yuharibuna allaha wa rasulahu wa yas'auna fil ardi fasada an yuqattalu aw yusallabu aw تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض نعم آية ينببه تنكنوا القرآن بيدوني أني ọba se rú ẹsẹ̀ báyìí o ọ̀rọ̀ ẹlọ gẹ lọ́wọ́ ìlú ló jín tí ẹ ti kọjá báwọn o ọ̀rọ̀ ṣìrábànù ẹwò bí kòránì ti rí yuharibuna Allaha wọ́yẹ̀ sàáúnà fil ardi wọ́n ba ilẹ̀ jẹ́ ìbìlẹ̀ jẹ́ tún ni wọ́n nípa báyìí ẹ̀sẹ̀ táwọn ilé ìdá sárakù wàkọ́tàlù wàkẹfàrù bá da imanihim wà harabullaha ẹnu wòye kan tí àwọn onímọ̀ padà wòye ń bí hadithi tí wọ́n sì fèsí rẹ̀ torí ṣubú àti ọba padà dáṣẹ́mi ẹlòmí àbí tẹ́nìkan tí ọ̀ mọ̀kànmọ̀kàn wà fẹ́ ma fi yíò sọ̀rọ̀ sí islamu ni pé ah, ibi wọ́n sì lè wọ̀ ní kíyàn ọmọ setemfil ìyẹn ni pé èwọ̀ ní o nínú sẹ̀ríà bíyàn bá pààyàn tán ó tún wá gé ọwọ́ rẹ̀ ní ó tún wá yọ ojú rẹ̀ ní ó tún wá gé etí rẹ̀ ní èwọ̀ ni wọ́n ní tàn nẹ́bí ṣe yí sallallahu alaihi wasallam sí kọ̀ jọ kíní ẹ́ irú bẹ́ẹ̀ bá nábi bá kú ni wọ́n ni ìrìn gbóná lé tìró fún wọn àwọn alfa aládìífì makharaju méjì wọn rí gẹ́gẹ́ bí ẹ̀rí wọ́n lákọ̀ọ́kọ́ ni pé hadith yí ń bẹnú àwọn ìṣẹ̀lẹ̀ tó kọ́kọ́ ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ kíni níbẹ̀rẹ̀ islam ó ṣe é ṣe kó se pófin pé ẹmọ́ gẹ́yàn lọ́wọ́ ẹmọ́ yọ lójúbẹ̀ bá pátán bóyá lẹ́yìn lẹ́yìn ni lèyí ń wá dé a jẹ́ pé a mọ̀ pé ní sí wọ́n mọ̀ so but èyí tó fẹsẹ̀ rìn lẹ̀ jù tó lẹ́rí mi nínú ríwáyà mi òun ni pé ọ wà nù ríwáyà mi pé kọtàlù yasaran wà mẹ́tàlù bìí kọtàlù yasaran wà mẹ́tàlù bìí yasaru tí wọ́n pa ibi àti ṣeun náà a sì ti ká fúnra wa fi babel kisos yahudi tí ọfọ́ irí èèyàn láàrin kíni bẹ́yìn àjàrẹ́ ìní láàrin òkúta méjì kílà nẹ́bì ni wọ́n se fóhun náà irúgbó ti se òun náà ni wọ́n se fóhun náà torí pé tí ń jẹ́ ṣòdúdú ọlọ́run fún nǹkan méjì ni lọ́lọ́run fi torí ẹ̀ pé ẹni ọba se báyẹ̀ se báyìí fún hádàfù méjì ni tọ́bà pé irú ìyà tí ó jẹ́ tí ó tún máa fi gbé ayé ni kó fi mọ́lẹ̀ padà síbẹ̀ mọ́ ìlàyọ́ milkiyama ìhìn báyìí ní máa rí lára àyàn àbí bọ́bá pé èyí tí ò ní wúlò fóhun mọ́ ni ẹjá wọn mí ò rí pé é tí pé ẹ̀bá se báyìí báyìí wọn ó se fún kíkọ́ wá jókò jẹ́ torí nǹkan méjèèjì tí olúwa se gbé haddu kalẹ̀ ní ìmọ̀ ìjí ò wúlò fẹ́ ni tàà se gíní tàà se kọ́ ma haddu fún tí ò fi ní ilé tún padà dédí ẹ̀ mọ́ èyí tí ọ̀bá sì lè wúlò fóhun mọ́ tó ipò wọn ọba bẹ́ẹ̀ lálìkìyàmẹ́ yóò wúlò fún kíní gbogbo ẹni ọba gbọ́ àbẹni ọba rí láì fi ṣe ìkọ́mọ̀ àdùnnú yàrá nínú ṣẹ̀ríà ẹgbùn lábẹ́rẹ́ ẹkú kò sí nínú àdù ẹ̀tàn náà ma ń dì lórí àga kò sí nínú kíní kò sí nínú àdù torí pé èyí wọn sáàvò pọ́pọ́sì àdù ẹ̀jẹ́ káwọn tó nírú àníyàn ti ẹ̀yìn náà kí wọ́n lé kí wọ́n lè kẹ́kọ̀ọ́ pé ẹ̀yìn àṣíbá yìí ni èyàn máa jẹ̀rora bóun náà bá ṣe rú nǹkan báyìí gbogbo nǹkan tọ́lọ̀n bá ní a ṣe lèláhì fi ìdálíkà hekima ọba hakimu lọ́lọ́run ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ó sì ní ọgbọ́n àtòyé tọ́lọ̀n fi ní ẹ̀ṣẹ́ báyìí tọ́lọ̀n kọ́ mọ́sà àjá alhiraba gẹ́gẹ́ bá ti ní ayal kùránì gẹ́tẹ̀ wá se àlàyé rẹ̀ ayal kùránì kẹrìmù yìí àlàyé wá wà ń bẹ́ torí pé a ti sọ́nbí rí pé gbogbo bí tí ayal kùránì bá ti ní áó áó áó kí ni túnmà rẹ̀ lè tàfíìr lè àtàfí pé ẹmú ìtọ́ alkùránì wá ní an yóò kọ́tàlù يصلب أو آه، تقطع أيدي أو تقطع به أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفع من الرسي يعملون هل أو هنا للتخيير إن جاء أو يعني لكني للتخيير نعم قال الإمام أعطاه والإمام مجاهد رحمهم الله تعالى إنه أعقب فهو تفسيرون تبقى أعطاه تبقى كني مجاهد أما كيو ابن عباس العميجي رضي الله عنهما أرق ابن عباس نالو تما أو أو نبي آية مين àtọ́wà مجاهد نبيني ní bẹ́ẹ̀ ni وابا wọ́n bá kóró إما ìwà إما dájọ́ ṣẹ̀ríà kó ìmọ̀ gígé ọwọ́ àti ẹsẹ̀ tí ó ya sí ara wọn àbí ẹlé ẹni yíkó ń lù àbí gíní ẹlé ẹni yíkó ní ìlú àtọ́wù ní kádájọ́ ó se kíní kọkàn mọ́kàn nínú mẹ́rẹ̀ẹ̀rin ni bọ̀ jùmhúrù ètò pọ̀ náà àwọn alfa ọ̀rọ̀ ni in kìí wá se pé ní ọ̀rọ̀ bí tàzírù kọ́là ń sọ tó ìpaládájọ́ ní ọkà tàzírù ní ọwà lọ́wọ́ kíni lọ́wọ́ adájọ́ àmọ́rọ̀ ṣùdúdù hádù ọlọ́run ni àwọn ni tí ọ̀hànnú ayà yìí ni pé ẹwù bá yà alkùránì náà ti tú ẹwù bá dìtà nẹ́bùwa muhammad sallam náà se gbé kalẹ̀ abúkè lábà ní àwọn yìí nìkan oríṣi ọ̀ràn mẹ́rin ni wọ́n dá àbí sárakú wàkọ́tàlú wàkáfàrú wàhárabù lọ́ha wa rọ̀súlà tó yí wọ́n lélò mí ń bẹ́ tó ipọ́ kan ní ọ̀dà nù mẹ́tẹ̀ẹ̀ta yìí lápẹjúwe ẹni tí ọlọ̀ jẹ́nìkan lọ́nà ọgbà mọ́tò rẹ̀ tún ó sì tún pa àbí wọ́n pẹ̀lú ma yóò sì gbé mọ́tò lọ àbí ẹlòmíìsì ní o lè mẹ́rin kankan se nínú méjèèjì bọ́yá ń gbà tí ọ bá fi lóhun se bọ́yọ́lọ́pàá dé àbáwọn èèyàn náà kígbe àmọ́wọ́tẹ̀ àmóhun náà ti jáde ń jáde yóò hárí búhúnà fil ardi òun làwọn jùmúhúrò àfáàfin ní àà múmú kan adájọ́ ọgbọ̀dọ̀ wọ́n ni man kọtàlá wa áhàdà almal fàhíkùmùhù alkọtùlù wa sọlbù ẹni ọba pààyàn tó tún gbowó ọgbà mọ́tò ẹ̀ ó sì tún pa bẹ́ẹ̀bọ́ ẹ̀yìn bá tẹrù eléyìn yòkọtàlú wọ́ yùsọ́làbù irú walam wàlám yàkùtù ẹlòmí ń bẹ tó se pé ní owó lọ́kàn gbà kò ní ṣe gíní kò ní páyàn ó lè yíò wọn a lè wò ó lè bọ́ sábẹ́ sẹ́ríkọ́ ó lè bọ́ sábẹ́ gíní ó lè bọ́ bá se déédé ń tàà fi lè pé eléyìí kan jalè ni ìran kẹta yẹ́kùtùlù wà láyé àkùdùlmà yóò sì pa kíni yóò pọ̀ ń tọ̀ irú ilé yíò yókútàlù wà láà yóòsìlàbù máwọn àjùmòhóró fòkànhá ò ti pinnu pẹ̀rù eléyìn ẹnu ìdájọ́ ti ẹ̀ náà ni pé sọ́pàáyàn ni ẹ̀pà òun náà dì kọ́dà kò ní ìdí ẹ̀ǹkan ní àgbélébù aoyo owó gbé àhá ìrò eléyìn ni yóò ń fá ó ẹlẹ̀ yẹjú yíò kó náà lú arínú àwọn àṣírí tí wọ́n wò pé níjọ́un annafi ó wúlò pé ẹlẹ́ kó ń lú àmẹ́bẹ́ bá lè kó ń lú nísìn kọ́mọ̀ ìpọ́dọ̀ àwọn ọ̀gá rẹ̀ ni lẹ́ẹ̀tún lè lọ bá wọ́n ní ò burú lò sí jínú fúnrú rẹ̀ tí wọ́n fi sí kíni tí wọ́n fi sínú ẹ̀wọ̀n wallahu ta'ala alam ní kúkúrú ni pé hádà kọ́ùlù jùmhúrí العلماء أما عند الإمام عطاء والإمام مجاهد أو للتخيير wọ́n ní ká dájọ́ musulmi ó mú kan nínú ìdájọ́ mẹ́rẹ̀rin bọ̀tọ́ dàbí pé a rí pọ́rọ̀ tàwọn jùmúhúrù yìí ó wà rọ́ jíhù òun ni ọ tẹ́sùn wọn torí pọ́rọ̀ hadu la ń sọ́rọ̀ àfá makidisi ní àwọn jàmá lọ́gbà wa àwọn jàmá pé kẹlòmí ọmọ pé kọ́lá àwọn jàmá náà mọ́ gbàdísì aljama gbogbo alamọ́ tí ń jẹ́ jàmá òun là kójọ èèyàn but tó bá pé nínú ọ̀rọ̀ hadithi ni ó di terminology nù ó di kíni kìí ṣe literal meaning jama'a ma àwọn aládìífì ní táwọn ń pè ní kíni aljamaa tó pé ní kọ́lá kò síyè méjì ń bẹ́ almakidisi ló wì yí bí buhari bá wí bíbí na hajjari bá wí bíbí na abdulbari bá wí tó bá ti ní àkọrọjà huljamaa àwọn ma táwọn wí o gbogbo àdífì tẹ bá rí tí wọ́n bá ní àkọrọjà hu aljamaa ìtumọ̀ rẹ̀ ni pé ẹ bá nú àwọn alkutubu sita inú àwọn tíra mẹ́fẹ́fà tó gbajúmọ̀ ẹni kí láà mẹ́fẹ́fà al-bukhari wa muslimun wa abu da'ud wa nasa'i wa tirmidhi wa ibn majah kún ò tí di jama o ó dìgbà tí al-imamu ahmad ibn hanbal tó bá kún wa àdífì tẹ bá rí nínú tíra mẹ́fẹ́fà yìí tó tún wá wà nínú kíni wa rawahu al-imamu òun là ń pè akhrajahu al-jama'a àkọrọjọ̀hú aljama'a èyí tó bá ipá mẹ́fẹ́ fàyí lọ́gbà wá irú eléyìn wọ́n lè pé àkọrọjọ̀hú ashabu siha au ashabu kutubi sita àkọrọjọ̀hú ashabu kutubi sita ìyẹn ni kí buhari gbà wá eh, muslim gbà wá tirmidhi abu da'ud annasa'i wabnu maja ogbo ile terminologies àwọn àfá aládìsì ni tọ́yì bí wọ́n bá ní àkọrọ́jàhù al'arba'a àkọrọ́jàhù al'arba'a àwọn sì ti gbọ́ra wọn yí pé àdíìsì yóò àwọn mẹ́rin lọ́gbà wá àwọn olà mẹ́rin ayé ẹyọ buhari àti muslimu kó náà mẹ́fẹ́fà àkọrọ́jàhù abu da'ud wa tirmidhi wa nasa'i wabnu maja tọ́yì àkọrọjáhù sheikhan àwọn àfá méjì lọ́gbà wá ayi al-bukhari yu wa muslim wa hakada na eh, nípa báyìí eléyìí ni hadith alákọ̀ọ́kọ̀kẹ́ ọjọ́ ti lọ báyáká dóbá iná ìṣàlọ́ ọlọ́wọ́ jà àjújọ́ mẹ́jọ lọ wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ni àwọn ilé ìrtàdù dalilu rídà wọn ni pé wọ́n sákò mẹ́dínà wọ́n kó ràǹkúnmí ànẹ́bí wọ́n pa ẹni ànẹ́bí ọ̀rán pẹ̀lú wọn ní kúkúrú nù ríwáyà mí ó clear pé ìrtàdù anil islam wọ́n láwọn òsì islam mọ̀ ní tó ma káfàrú ni kí ló ń wá kí ló kí ló kí ok ok naam naam ala kulli hal eléyìn yóò ní di ara tí mo wínú àwọn adájọ́ kan bẹ tí sọ́rọ̀ mufti ọ̀rọ̀ kọ̀dọ̀ wù ní ọ̀rọ̀ kíní ọ̀rọ̀ kọ̀dọ̀ ọ̀rọ̀ ilé ẹjọ́ ni ilé ẹjọ́ ni ó wá di kíní róòlù tẹ́nìkọ̀ọ̀kan play kíní róòlù tí kíní tẹ́nìkọ̀ọ̀kan play lódodo bá fà ti wí lóòtọ́ ẹnìkan lọ́ràbán àmẹ́nìkan ló yìn àbí àhà ẹnìkan ló gbé wọn mọ́tò débẹ̀ òun lọ́wọ́n ọlọ́dúódé yìí bí roundabout ń bẹ̀rún ilé ẹjọ́ sẹ̀rí owó róòlù ti kíni tó ń kálukú wọn plé ìdájọ́ tó ń kálukú bá sì tọ́ sí wọn dá Allahu a'lam síbẹ̀ náà ni àti pé kí ni lọ́kàlọ̀ ìtì àti fáwọn tí wọ́n pẹ̀lú lẹ́wọ̀ ẹjẹ́ adáhùn bẹ̀rẹ̀ tàfà Abdurrazak náà bọ́yá ṣe ẹka bẹ́ àbẹ́rò bẹ́ẹ̀ torí ń ròké báwọn ni wọ́n máa wí ẹ̀yìn tí wọ́n máa wí kọ́hùn in táwọn alfa máa wí ni pé yu'malu bil hadithi da'if fi fada'il al-a'mal fi al'amal àwọn ṣẹ olóore tàà fi ń ṣe èyàn lójú kòkòrò pé a ẹ̀yàn náà fílà báyìí ẹ̀ṣẹ̀rù dáadáa báyìí arínú àwọn onímọ̀ tí wọ́n ní bàbá rí hadithu sọ̀híhùn bíró àwọn ilé yíhun bàbá rádìíthù tọ́lẹ̀ tí ọ̀lẹ̀ púpọ̀ tí ò sí gíní tí ọ̀lẹ̀ púpọ̀ ní alélòó mọ̀rọ̀pọ̀ yíò làfáàfẹ́ wí bọ̀jùmúrò àwọn àfọ́ ọ̀farama torípọ̀ wọn ni ìsílẹ̀kùnrú eléyìí yọ padà débin tí ó kọjá fàdọ́ ìlú àmàl wà láyú kàlífòlọ́hù nafsan ìlà òsàá kíyàn ó dó lórí ma sọ́hà fàfidálíkà gúnnìyà èyàn náà tó torí pé irú yíò làwọn kan bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ rájábù lórí ọ̀rọ̀ kìíní lágbàrọ̀ kamẹ́yìí ni rọ́jàbù wá ń fẹ́ ní ládájú rọmọ̀dánà ọ̀ràn èyàn gan lọ ní ọba gba rọ́jà ọba gbà kan ọgbọ́run kùn lọ́rùn ẹgbẹgbẹ̀rún ọmọ nẹ́bí ismaila ẹni ọba ẹnafílà oró ní ẹni ọba yanraka bígbà tí yọ wọ alìjẹ́nà bígbà téèyàn ń gbẹ̀sìn <laughs> yọ padà jẹ́ kí ẹ̀sìn tó lójútù ọwá fẹ́lẹ́ torí kẹ́yìn odó lórí kíni àdíṣù tó lẹ́sẹ̀ ńlẹ̀ látọ̀dọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam but ata àwọn alfa tí wọ́n máa sọ báyìí náà wọ́n máa fi kún pé bí ṣáríti kọ́ mẹ́jẹ kí ni da'ifun jidda wọ́n máa sọ bẹ̀ pé kìí sí àdíṣì ọ̀rọ̀ mọ̀ọ̀dún kọ́ o ọ̀pọ̀lọpọ̀ àdíṣù tí mo wí fún iní sí mọ̀ọ̀dún ni ó gba àdíṣù ẹni ọba gba fi hadithi da'if gbogbolopo àwọn hadithi ni àgbélẹ̀rọ ni èyí ń káwọn àfá ń wí o a máa hadithi da'afu kékeré lọ́wà ń bẹ̀ tí èsẹ da'ifun àwọn ni yu'malu bihi fi fadaili al'amal àmá al'aula ni kíyàn fẹ́ kan pa hadithi da'ifu ti yányá torí só ti lo sọ̀híhù tán o ti lo hasanu tán dépò yọ ma wá kíní tí ọ ma wá dọ̀ ayé fòkì náà báyá kẹ́lò mi ò tún bẹ̀rẹ̀ mi lẹ́ta wọ́n nínú àwọn lẹ́kṣọ́ ìdẹ̀rẹ̀sẹ̀ pé èèyàn lè kírò níbi tí ẹ̀gbẹ́ bá dà sí wọ́n ní kí wọ́n dé kíkọ́ ìmọ̀ràn àwọn táwọn ọmọ wọn tí wọ́n gba ilẹ̀ wọ́n ní jẹ́ ìyẹn lè fi kírun dáadáa ọlọ́run ọ̀sán arábìnrin ilẹ̀ sàdá náà bẹ́ẹ̀ ni èmi ti wí ẹlòmí náà sì ti wí kìí sọ̀rọ̀ tèmi èyàn lè kírùn lóòtọ́ níbi tí kíní níbi tẹ́gbìn bá wà àwọn nǹkan mẹ́ta tí a gbọ́dọ̀ mọ́ nígbàtà bá fẹ́ kírùn kí nìkan mẹ́tẹ̀ẹ̀ta náà aṣọ wa àti kíni àtàrà wa àti kíni ẹ́ àtàyètà àti kírùn ilé yóò sí èméjì ń bẹ̀ rárá gbogbo ẹn tí ó bá kírùn ara rẹ̀ gbọ́dọ̀ mọ́ kò ń bí ẹ̀gbin aṣọ rẹ̀ gbọ́dọ̀ mọ́ kúrò níbi ẹ̀gbin àyè tó sì ti kírùn náà gbọ́dọ̀ mọ́ kúrò níbi ẹ̀gbin kò sí èméjì ń bẹ̀ arábìnrin wa béèrè pé àwọn táwọn ń wọ khimar ìyẹn ni pé aṣọ tí ó bo gbogbo àwọn gẹ́gẹ́ bí olúwọba ti fẹ́ tánàbà muhammad sallallahu náà ti fẹ́ bil munasaba ọlọ́nkọ́ sọ wa nù shaitan mọ́ gbọ́ táwọn kan fi àwọn ọmọ ìyàwó obìnrin tí ń wọ hijab àbínẹ̀kọ́bù bí a ń fi yẹn se yẹ̀yẹ́ tó lé ó léwu púpọ̀ wọ́n wọ 2x2 gbogbo ẹni tí máa ń rí olé yíò kọ́ bẹ̀rù ọlọ́run o gbogbo obìnrin tó bá bo òhó rẹ̀ ó fi 2x2 ó fi 4x4 ó fi 3x3 bó alwájibò sátúrú alwájibò ìntọ́lọ̀ ní ó bò só ti bò nínú ṣùrútù nìkọ́bù àti hijabu só pé so kò sí nù sáàrìtù nìkọ́ọ̀bù àbí hijabu pé ọ̀kan nìkọ́ jẹ́ ni méjì ni mẹ́ta ni àmẹ́nu mẹ́jẹ̀mú rẹ̀ ní pé kọ̀ gbọ́rọ̀ wọ̀yí tí kíní tí ó fún kò sí gbọ́rọ̀ wọ̀yí tí ó se kíní tí ó se fẹ́lẹ́fẹ́lẹ́ lórí ìbéèrè tí arábìnrin wa béèrè bí yàn bá wá wọ asọ̀tọ́lọ́run ní káwọn obìnrin ọwọ̀ yìí ó ní ma wá wọlé àwọn ó sì débì àwọn ó fẹ́ àwọn ò ní fọ́ ẹni tó ní a mọ́ kírùn bí tí ẹgbẹ́ bá wà òun lọ́yọ̀ ń dáfẹ́yìn sallallahu alaihi wasallam irú bèèrè tarábìnrin ìbèèrè ọ̀kanú àwọn sọ̀hábíyàt wọ́n bí annabi bẹ́ lójú ayé annabi sallallahu alaihi wasallam kí ló fà ní pé annabi sọ fún wọn pé bẹ́ bá o ẹ jẹ́ kó máa gùn ṣíbrà ẹ jẹ́ kó máa gùn jù yín lọ ẹlákan ẹgbọ́ ẹ̀yin obìnrin èyàn rán hijabu tí ó wà ṣe déédéé bó ti ga mọ́ anẹ́bùwa Muhammad sallam ní ẹjẹ́ ó gùn jù yí lọ níwọ̀n bá kíní ṣíbrà níwọ̀n bá inchi ọ̀kan náà wọn sọ̀hábíyá ti tún wá ní a ah, ìdán yankashifna ìdán yankashifna a ah, ìwà nẹ́bí èmi ní experience rẹ̀ obìnrin mi o ṣíbùrù yìí kò sí bí wọn ò sí ní ma rí òhù àwọn anẹ́bí ní tó bá rí bẹ́ ìdán yorùkí náà dhira'a anẹ́bí ní kọ́dà kí wọ́n ojú ogun kó tó kíni kó tó kíni kó tó gbọ̀n ìyẹn ni pé kóbìnrin ó jẹ́ ká sọ aṣọ tó bá ti wá gùn sàwá ò sí burú ogun jùyàn lọ àbí kíni ziraahu ẹ̀dàkùn yóò wọlé àbí kò ní wọlé ìyá ìtún ànẹ́bí <laughs> sallallahu alaihi wasallam ah, ọ̀dà àwọn ti gbọ́ àmẹ́yí tó wí nísìn turukotil àwọn ojú ọ̀nà Mẹ̀dínà gbogbo ẹ̀kọ́ lọ mọ́ àwọn ibi àwọn ó sì kọjá ibi ẹ̀gbin wà sallallahu alaihi anábi ní bọ́ọ̀ bá ti dá ọ lójú mọ́gbà ṣètọ́ni láyé mọ́gbà wàsíwásù láyé ò pé bọ́yá bọ́yá àmọ́ bọ́ bá ti dá ọ lójú pé á ibi tí mo se ìsìgbà iṣẹ́mọ̀ pọ́ ńlá aká ìkan náà nílọ fi aṣọ rẹ̀ kó rí bí ìtọ̀ nísìn lánàbí ni pé ní èyí tí ọ̀sọ́nà mi àbó ti kọjá ànẹ́bì ní sáà make sure pé o fi rinbi tọ́ mọ́ lẹ́yìn ìgbà tó rinbi tọ́ dọ̀tí olóti mọ́nàrùn èyí fẹ́yìn obìnrin nìkan tẹ́ẹ̀bá ń lo nìkọ́ bà bí hijabu yí bẹ́ torí náà in tá ń pè ní sẹ̀rí ànánù ẹni ó ní yọ̀ǹda lọ́wọ́ òun ló sé òun lọ yọ̀ǹda fẹ́yìn wọ́n ní jẹ́ ó se jọra wọn pẹ̀lú pé bá fẹ́ kíyàn kí ni ìbéèrè kí ni ìbéèrè tó lẹ́bẹ̀ẹ́ àwọn ká dáhùn yíò sóhun náà rí bọ́ jọra wọn bóyá kọ́ padà kọ̀ béèrè gbọ́ béèrè wòye béèrè kejì wọ́n ní ẹni tí ó se ó se nǹkan tí ó dá fún ẹnìkan hmm. ó wá tọ́lá sí ìgbà lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́gbà tó wá wọ́n ní ẹnìkan wá sọ wípé ó bá jù rà kí á mọ́ Mm, ok bóyá ìbéèrè rẹ̀ yóò yé dáadáa bọ̀ tí yẹn yé díẹ̀ bóyá tó fẹ́ béèrè ni pé àwọn ẹ̀ṣẹ̀ tí èyàn máa ṣẹ̀ oríṣi méjì ni haqqullah wa haqqu al'adami ẹ̀tọ́ tọ́lọ́un àtẹ̀tọ́ tani ẹ̀tọ́ ma nẹ́bí adama ẹwúrú àwọn àpèjúwe ta fi lélẹ̀ yìí nìsìn ẹnìkan jín nǹkan ẹnìkan ọjàlè rẹ̀ àbí ọwá gbọ́wà sí àbọ́gbọ́wà sí mi pé o lè jíjẹ́ ọ̀dánú ṣẹ̀ríà ọwá múra sí astagfuru láì in sì ń lo tó jíun ẹ́ mọ́tò tó gbé in sì ń lò ó ti pa plate number rẹ̀ dẹ́ nìkan mọ̀mọ́ àbí bàtà tó jí gbé in sì ń wọ̀ ọwá ní òǹkún ti ń se kí wọ́n sọ fún yíò gbá astagfuru láyọ̀ ọ̀ràn hakú al'adami kọ̀rìn tọ́ọ̀tọ́ máa nẹ́bí adama òfin méjì ló lù ọlọ́ni ọmọ jalè ọjalè haza haku allah ẹ̀kọ́ ọ̀tọ́lọ́nù pé ọ̀gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu èyí hun bọ̀bá sàstàkúrù láì ti tọkàn mímá tọkàn mímá ọlọ́lọ́wọ́ fòrí jẹun àmọ́ orí ẹ̀tọ́ ti èèyàn bọ́bá ìpín lárábìnrin yìí ń wí kọ̀ràn lóòtọ́ ò kò sí gíní kọ̀ràn àfikọ́ dẹ́tọ̀ rẹ̀ padà fún ẹ̀dàkùn ẹja mú ọ̀rọ̀ ìlọ́kùnkún lóhun bẹ́yàn bá ẹ̀pẹ̀júwe la mú wáyìí gbogbo àwọn àpẹ̀júwe mí náà kọ́dà bẹ́yàn bá sọ̀rọ̀ òyàn láìdá tó ti bá jẹ́ níbìkan tọpadà wọn sẹ́stà fúnlá àfikọ́ wáyọnú tí ẹ̀ tọ́rẹ́tọ́ tí ẹ ní òun ló nìyíun lálìkìyàmọ̀ bọ́bá hàn sí pé wọ́n lo se nǹkan báyìí fún olè pọ́ wọn gbàá ó sì lè pọ́ ohun yọ̀nda rẹ̀ ìwọ́ a mọ̀ bọ́yá yóò gbà àbí kò ní yọ̀nda torí náà èyí tí àwọn alfa mẹ́ sálàyé ni pé hapò tọ́lọ́un bẹ́yàn bá ti tọrọ àforíjìn láàrin èèyàn sọ́lọ́un inṣá Allah ọlọ́run ló wọ́n gbà tutù bá àmọ́ kọ̀ọ̀rán kíni kọ̀ọ̀rán ẹ̀tọ́ mẹ́yàn òun làwọn fi gba tutù báyàn òun ni haqqi ila ahlihi kẹ́yàn ọdẹ́tọ̀ ẹlẹ́tọ̀ padà fún nínú bèèrè tí ma wá jáde ní irú nǹkan báyìí òun ni pé ẹlòmí ilé pé a ẹni yóò gbọ́dọ̀ mọ̀ pé mi mo serú nǹkan báyìí kò gbọ́dọ̀ mọ̀ pé gíní bọ́yá ẹni tó fọkàn tán ni bọ́yá wọ́n súnmọ́ra wọn àbẹ́lòmí ilé tún wá sọ́ dì nǹkan mi pé ẹ̀ẹ́ ìwọ́ ló se nǹkan báyìí ẹni tó ti dèyàn ọlọ́run yọ́ mọ̀ wá bàjẹ́ kí pé àsó lè ní gbogbo nǹkan láfi ní ṣẹ̀rí àmọ́ wọn maslaha àti kíni àti mafsada irú ilé ìbọ́ bá rí bẹ́ẹ̀ kìí ṣe dandan ní ọlọ́ jẹ́wà rẹ̀ pé wọ́n ló gbé àmọ́ wá gbogbo ọ̀nà gbogbo ọgbọ́n tẹ́tọ̀ rẹ̀ yóò fi sí kíni tí ó fi dọ́dọ̀ ẹ̀ kọ́dà <laughs> <laughs> ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ gbọ́dọ̀ sí kíní ọgbọ̀dọ̀ lọ́ọ̀bá inú bèèrè tí ma wáyé ń bè lè ní pé ẹlòmí olóhun ọ̀tí ẹ̀mẹ́ ni ó ní mọ́ àbóhun ọ̀tí ẹ̀ lè rí mọ́ ẹni ohun ń gbélẹ̀ ni ó sì ti ó ti kó nílẹ̀ wà ní ṣọ́ọ̀pù kan ni ó ti lọ ìntí bí ń bẹ láyé na ọ̀nà sí kù ó gbìyànjú bọ́ bá mọ́ àwọn èèyàn tí ò sí mọ́ tí ò sí láyé mọ́ ẹbọ́ láwọn tó jogún ẹ̀ àwọn náà bọ́ bá lè gbé lọ fún wọn pé á ah, ẹ̀foríjì mẹ́mí mo se nǹkan báyìí tí ó fa àbúrú mi tí ó pọ̀ o lè serú ìjímọ̀ wíhun náà sáàjì ọ tẹ̀ wọn ní ọwọ́ bó lọ́wọ́ ajá alájá ẹ́sẹ́ sàlàyé ẹmọ́ ìsámọ́wọ̀rí ẹmọ́wọ̀rí tí ọ̀bá wá sí àwọn èèyàn rẹ̀ àbíkọ̀ sọ́nà tó lè fi dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ló tó kan lọ fi ṣe sàárà sàárà kíyàn fi bẹ̀rẹ̀ o tí ó bá sọ́nà àti mẹ́tọ̀ lọ́dọ̀ ẹni ó ní mọ́ tí ò sí gbogbo ọ̀nà mọ́ èyí tó fi wá dé mọ́ra ọ wà fi ṣe sàárà bọ́bá ẹgbẹ́ tí ò ṣe gbé lẹ́ẹ̀kan náà fi ṣe sàárà ní ọ́ta ọ wà fowó rẹ̀ sí gíní pẹ̀lú àníyàn pé kọmọ bá ẹ̀ntó ní wallahu ta'ala a'lam sẹ́yìn lẹ́ni bèèrè ẹjẹ́ ni wọ́n bèèrè fúnra rẹ̀ ẹ̀ ok báyá ẹmọ ti sọ bẹ́ẹ̀ ni ó bèèrè ẹkó tún kàrà kọ́kọ́ lọ́nà tó yé wà alékùn sálà